aleluya aleluya aleluya mo tún kí wa kú ọjọ́ ìsinmi òní o lónìí tí í ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá year twenty twenty three mo kí wa gan mo dẹ̀ kí wa gan pé a kú dòdì mú o mo gbà wá ènìyàn ọlọ́run tí a wà nínú yàrá yìí àti níbi tí gbogbo ti fi tí fọ́nrán yóò dé láyé lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé tí ọlọ́run ń pín in dé inú mi dùn láti ti bá wa pàdé láti bá wa sọ̀rọ̀ ọlọ́run inú mi dùn gan mo dẹ̀ gbàdúrà lórúkọ jésù àwọn ní ṣiṣẹ́ àwọn ní ṣe ọlọ́run sìn à á dẹ̀ fi ìjọba ọ̀run ṣèrè jẹ́ lábẹ́ bó ti wù kó rí ẹ̀yìn èèyàn ọlọ́run láìdé ìnà olúwa kọ sí mi. láti bá wa sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan hmm, kọ sí mi láti bá wa sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan kí lọ̀rọ̀ ọ̀hún òun ní àkòrí rẹ̀ ń jẹ́ ẹ̀gọ̀ àwọn àyànfẹ́ ẹ̀gọ̀ àwọn àyànfẹ́ náà ṣe yanu elemi náà ṣe yanu ó ya lára mi lẹ́nu olúwa níbo la àyànfẹ́ tó gọ̀ sí ti máa ṣe ní n wo bíbélì ọwọ́ mi lójú kan náà ní bíbélì ìdọ́wọ́ mi orí kẹwàá ẹsẹ̀ kẹrìndínlógún ẹ jẹ́ kí n kà ń bí fún wa àwọn èèyàn ọlọ́run ó ní wò ó mo rán yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàrin ìkookò nítorí náà kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà <laughs> kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà hmm. kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà èmi náà béèrè ìbéèrè lọ́wọ́ arúgbó ọjọ́ pé ẹ dákun ọ̀nà boni gígùn níbí bàbá yẹn ìkanra ńlá ló fi ń bá mi sọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́run bódà ṣe dáńpọ̀ ẹ̀ fún mi máa dáńpọ̀ ẹ̀ fún àwa náà ó ṣàlàyé fún mi pé ṣó o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló gọ̀ lákòókò yìí ẹ̀gọ́ wọn mú ìṣubú ńlá dání fún wọn Hmm, bó ṣe sọ nìyẹn èèyàn lọ ẹ̀gọ́ wọn ó mú ìṣubú ńlá dání fún wọn hmm, wọn ó mú ìṣubú ńlá dání fún wọn ah, wo ó ní ọ̀nà méje ni onígbàgbọ́ ìran ah, wọ́n o wọ́n gan o ah, ọ̀nà àkọ́kọ́ tí n bá ti ń dárúkọ ẹ̀yìn màá máa ṣàlàyé ẹ̀ mi ìfẹ́ dárúkọ rẹ̀ lọ láì ní àlàyé nínú mo fẹ́ máa ṣe lálálà fi bọ̀ ní ẹyẹ yẹn ọlọ́run ṣùgbọ́n kó tó di pé mo tẹ̀síwájú lórí ìyẹn mo béèrè pé kí ni wọ́n ń pè ní ẹ̀gọ̀ gan hmm, torí ayérayé ni òun òun ló mọ ohun gbogbo èyí táwa mọ̀ tilẹ̀ expire kò pé ọlọ́run mo kì í lórí kìkan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ẹ̀yẹ yẹn ọlọ́run mo ní he is a God of new version mm, new new version ni bẹ́ẹ̀ lọ bá alágo méjìlá ọ̀tọ̀ ni tí ó tún fi fún ilé sí lórí ìpìlẹ̀ kan náà náà ni ó tẹ̀ ti máa sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ tó lọ bá alágo mẹ́ta yóò tún fún ní another definition another version entirely so he's a god of new versions so mo wá bi léèrè pé kí ni ìtumọ̀ ẹ̀gọ̀ gan ló wá ṣàlàyé fún mi pé ẹ̀gọ̀ ń tán pè ní ẹ̀gọ̀ number one ni overconfidence hmm, ẹ gbọ́ mi dáadáa èèyàn ọlọ́run overconfidence then number two ni ìjọra ẹni lójú hmm, ìjọra ẹni lójú ìjọra ẹni lójú number three selfishness bẹ́ẹ̀ni ẹ̀ ń wo ẹ jẹ́ kí n máa ẹ jẹ́ kí n máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ kí n máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ kí n máa mú lẹ́yọ kọ̀ọ̀kan kí ni àkọ́kọ́ tí mo sọ ń bẹ̀ ẹ̀gọ̀ àkọ́kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ gọ̀ ẹ o ó ní ìjọra ẹni lójú hmm. ìjọra ẹni lójú ǹjẹ́ jẹ́ mọ̀ pé tá a bá fi lè ń pè ọ́ ní ènìyàn ọlọ́run tá a ń pè ọ́ ní ọmọ ọlọ́run tí a bá ti lè bá ìjọ rẹ ní lójúlówó rẹ ohun èlò tí sátánì ò fi ba ìgbàgbọ́ rẹ jẹ́ nìyẹn ṣẹ́rí sátánì ò ní ìdí gbogbo ẹnu ọ̀nà láti gbà wọlé ibikíbi tó bá ti rí space ìbáṣe lójú window tàbí lára gànà ibi tó nídìí láti gbàwé tí gbogbo ò ní fura ẹ̀yin èèyàn ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ bá mi fi kà láàkàyè gbé kínní yìí o torí mo mọ̀ pé àwọn ènìyàn ọlọ́run ń bẹ nínú yàrá yìí àti níbi gbogbo tí bí fífẹ́ fọ́nrán yìí máa ń dé tí yóò tó padà dé sí ògo olódùmarè so ọmọ ẹgbẹ́ ẹni tó bá ti ní ìjọra ẹni lójú tó ní ìjọra ẹni lójú àkọ́kọ́ irú ẹni bẹ́ẹ̀ ò ní gba ẹ̀gbin mọ́ra kò lè gba ẹ̀gbin mọ́ra torí nínú ẹ̀gbin ni ẹ̀kọ́ wà ẹ̀gbin tó tọ́ lé ọ ní tó jẹ́ mọ̀ pé ara experience ni ara tó máa fi gbọ́n sí ni tó máa fi di alágbára sí tó máa fi di olóye sí nínú olódùmarè ṣùgbọ́n ẹni tó bá ti ní ìjọra ẹni lójú kò yóò nira fún láti gba ìgbìmọ̀ra that's number one number two ẹni bá ti ní ìjọra ẹni lójú tó kún fún ẹ̀mí ìjọra ẹni lójú yóò nira fún láti gba ẹ̀kọ́ bíbélì sọ pé ẹni tó gba ẹ̀kọ́ ẹni tó kọ ìbáwí ẹranko ni yóò nírú ẹni bẹ́ẹ̀ lára láti gba ìbáwí yóò nírú ẹni bẹ́ẹ̀ lára láti gba ẹ̀kọ́ ẹ̀yin èèyàn ẹni tó bá ti kó fún ẹ̀mí ìjọra ẹni lójú ẹ̀gọ́ gan nìyẹn o ẹ̀gọ́ àkọ́kọ́ nìyẹn ẹ̀yìn èèyàn ọlọ́run bí bàbá yẹn ṣe pè fún mi náà ẹ̀gọ́ àkọ́kọ́ nìyẹn ẹni tá a bá ti ń pè ní ojúlówó ọmọ ọlọ́run <laughs> tí a bá ti bá àwọn ẹ̀gọ́ wọ̀nyí nínú ayé rẹ̀ ó de wúndíá aláìlọ́gbọ́n ó wà lára àwọn wúndíá márùn-ún aláìlọ́gbọ́n ẹ̀yìn èèyàn ọlọ́run ẹ̀rú bà mí bí bàbá yẹn ṣe ṣàlàyé fún mi torí mi ètí ẹ̀rọ kan ẹ̀ ọ̀tọ̀ níbi tẹ́mi fọkàn sí ṣùgbọ́n ah, ah Baba yẹn tóbi sá ah it is good to know that man ẹ̀yìn èèyàn ọlọ́run it is it is it is good to dwell in that man it is good to have that man in our lives mi ní tọ̀wá ẹgbọ́ akọ́kọ́ ẹ tó bá ti ní ìjọra ẹni lójú ẹ ń bá ti jọra rẹ̀ lójú kò sí bó ṣe lè ṣe kò ní gba ìbáwí kò ní lẹ́kọ̀ọ́ then kò ní ní àmúmọ́ra kò ní lè gba ẹ̀gbẹ́ mọ́ra bẹ́ẹ̀ ni kò ní lè gba ẹ̀gbẹ́ mọ́ra and through that ìgbàgbọ́ tó lòun nìkan ti ń bàjẹ́ ó ti ń yòrò dànù bàbá yẹn mú mi lọ sínú fírísà kan ẹ̀yìn èèyàn ọlọ́run ó mú mi lọ sínú fírísà kan ó mú mi lọ sínú fírísà kan ó ní kí n ṣí fírísà yẹn mo ṣí fírísà yẹn mo rí àwọn blocks tó kù à ice blocks ni mo mìíràn so ice blocks yẹn ah in fact ó funfun tó ṣe kéde dáadáa ó wá ní kí n gbé kan jáde nú ẹ̀ sáré bá ṣe wá gbé jáde nú ẹ̀ tí mo gbé jáde nínú freezer yẹn tí mo gbé sílẹ̀ àwa jọ ń sọ̀rọ̀ lọ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ká tó sọ̀rọ̀ tán kí níyẹn ti yòrò tán in fact ó tẹ̀ tó ti bẹ́ gan débi tó tó ṣòfò dànù ó wá sọ fún mi pé kí n wo kí n wo ice block tó ní kí n mú jáde yẹn bí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ṣe rí nìyẹn o tẹ́ a bá ti mú yín kúrò nínú freezer ayé yín bàjẹ́ bó ṣe sọ fún mi nìyẹn ẹ̀yẹ ìyẹn ọlọ́run lórúkọ jésù ayé wa ò ní bàjẹ́ but bàbá yẹn kò fi ẹ̀yìn ẹnu bá mi sọ̀rọ̀ ojú ẹnu ló fi ń bá mi sọ̀rọ̀ ó dá bá ti lè mú ikú nínú freezer I am the freezer God was the freezer Jesus was the freezer pé ẹ̀mí mímọ́ was the freezer dòkò sí tẹ́ a bá ti mú ibọ́ takú ń bẹ̀ gbogbo tẹ́ ẹ ní pátápátá yóò bẹ̀rẹ̀ sí yòrò dànù in fact ilẹ̀ ó bẹ̀rẹ̀ sí fàámu bẹ́ẹ̀ á ti ẹ̀dá yẹn padà sínú fírísà tẹ́ ó padà dé padà ẹ ò ní pé mọ́ mo káwọn lérí ẹ̀yìn èèyàn lọ́rùn ìjọra ẹni lójú ló pe ẹ̀gọ́ àkọ́kọ́ pé ṣé o mọ̀ pé akọ́ pé ẹni tó bá wà nínú Kristi ti di ẹ̀dá tuntun pé òun àtijọ́ ti kọjá lọ kíyèsí wọn di tuntun kí lára òun àtijọ́ tó sì jẹ́ ẹ̀gọ́ aláìgbàgbọ́ kèfèrí lọ́dọ̀ ọlọ́run náà ni wọ́n ń pè ní àwọn ẹni ẹ̀kọ́ mo wá kọjá lọ sínú ìwé Hóṣíà ó ní kí n sí ìwé Hóṣíà pé àwọn ènìyàn ń ṣègbé torí pé wọn ní ìmọ̀ ẹ̀yẹ èèyàn ọlọ́run ó ní àwọn èèyàn ń ṣègbé torí pé wọn ní ìmọ̀ <laughs> mo wá wò pé òótọ́ mọ̀ ní o kí nìdí tí àwọn ènìyàn rẹ̀ ò fi ní ìmọ̀ tán fi ń ṣègbè bẹ́ẹ̀ ni ló wá sọ fún mi pé ṣé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní òní òye òun olódùmarè wọ́n kàn ní wọ́n ní Jésù ni wọ́n kàn ń lọ lé Olúwa ni kò sí òye kò sí ìmọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ èèyàn Ọlọ́run kò sí ìmọ̀ kankan ẹ gbọ́ ohun tó wí o. Hosea chapter four verse six ó ní a ké àwọn ènìyàn mi kúrò nítorí àìní ìmọ̀ nítorí ìwọ ìwọ ti kọ ìmọ̀ sílẹ̀ èmi ó sì kọ́ ọ tí ìwọ kì yóò ṣe àlùfáà mi mọ́ <laughs> níwọ̀n bí ìwọ ti gbàgbé òfin ọlọ́run rẹ èmi pẹ̀lú gbàgbé àwọn ọmọ rẹ ha ha ẹ̀yin èèyàn ọlọ́run ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olódùmarè láti ẹnu wòlíì Hosea sí àwọn ènìyàn ọlọ́run <laughs> abájọ tán ni ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí bó ti wà láti ìṣẹ̀kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ẹ̀yẹ yọ ọlọ́run ìjọra ẹni lójú ni ẹ̀gọ́ àkọ́kọ́ ó rí bó ṣe jẹ́ láàrin lójú ẹ̀ ó rí pé tàmí dànù ni ọ́ ẹni tí ó bá máa pẹ́ nínú Kristi tí Kristi bá máa pẹ́ fún ẹni tó bá máa jẹ́ ọmọ ọlọ́gbọ́n á fi ara balẹ̀ ìdí nìyẹn tí a fi sọ pé ìrẹ̀lẹ̀ wà lára ìwà olódùmarè bíbélì sọ pé ìwà bí ọlọ́run àti ìtẹ́lọ́rùn mi nítàn yín ìwà bí ọlọ́run ara ìwà bí ọlọ́run ni pé ọlọ́run ní ìrẹ̀lẹ̀ ọlọ́run ní ìrẹ̀lẹ̀ gidi gan-an ah ìrẹ̀lẹ̀ yẹn pọ̀ sáà irú àwa wọ̀nyí láti máa jókòó ti arúgbó ọjọ́ ní ó yá ó yá wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi báyìí yá wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi báyìí àwa àwa ẹni òṣì ẹni àárí ó wá gbé wa gẹ̀gẹ̀ ó dá aṣọ ọlá rẹ̀ sí àlọ́rùn àwa ń rí lójúkorojú ń bá wa sọ̀rọ̀ lẹ́nu ku ẹnu láwa ìran olóòṣà yìí ìran eléégún yìí ẹ̀yin èèyàn ọlọ́run ògo rẹ̀ lénìí ògo rẹ̀ lénìí ìyìn rẹ̀ títí ayérayé ìjọra ẹni lójú ó wà lára ẹ̀gọ̀ ẹ̀gọ̀ ní èròjà ẹ̀gọ̀ ní torí ẹ̀ ń bá ti gba Jésù Kristi ó ti di ọlọ́gbọ́n ọmọ ẹ̀gọ̀ statistic yẹn níwájú Olódùmarè tó bá máa sọ̀rọ̀ fún mi á ní àwọn ọlọ́gbọ́n ọmọ ni mò ń bá wí ah, ṣé kìí ṣe gbogbo wa náà ní ọlọ́gbọ́n ọmọ ní nanananananana ẹ̀ tá a bá ṣe ń bá gbogbo ìwà ìwà ìwà ìwà ìdọ̀tí ìlọ́wọ́ ẹlẹ́gọ̀ ọmọ ni ṣé wàá rí tó pamílẹ́kùn dùn ń bẹ̀ ni pé ara àwọn ìwà tó ba yé àwọn wúndíá márùn tí a pè ní aláìlọ́gbọ́n ọmọ wúndíá márùn aláìlọ́gbọ́n ọmọ aláìlérè ọmọ ọ̀dọ̀ nìyẹn àwọn aláìlérè ọmọ ọ̀dọ̀ nìyẹn èyí ẹ̀yìn ọlọ́run mo fẹ́ ká di ọ̀rọ̀ imú ká dẹ̀ fi gbàdúrà sí olódùmarè méje ní ẹ̀gọ́ àwọn àyànfẹ́ ẹ̀gọ́ àwọn àyànfẹ́ àkọ́kọ́ ní ìjọra ẹni lójú bó o bá ti jọra rẹ lójú o ò lè nírẹ̀lẹ̀ láíláí kò pọ́síbù àwọn nǹkan kankan wà tó jẹ́ pé tó bá ti wà nínú ayé ènìyàn ẹ gbàgbé ẹ gbàgbé ẹ gbàgbé o ò lè ní o ò lè ní láíláí tó bá ti bọ́ sọ kó má ti bọ́ sọnù ni ẹ o àwọn àwọn ìrìn àjò rádaràda àwọn ìfarahàn rádaràda bẹ̀rẹ̀ sí farahàn ẹ̀yẹ̀ yẹn ọlọ́run ó ṣàlàyé fún mi lẹ́sọ orí àwọn ẹni tó bá ti jọra wọn ló yẹ gbàgbé wọn ò lè kúrò lójú kan ibo bí wọ́n jẹ́ ọlọ́lá wọn ò ní kúrò lójú kan wọn ò lè tẹ̀síwájú láéláé ojú kan ni wọ́n máa wà torí wọn à lè ríran ríra wọn bẹ́ẹ̀ ni bí ẹlòmíín dẹ̀ ti ń bá wọn sọ̀rọ̀ tó ń bá wọn sọ̀rọ̀ tó ń bá wọn sọ̀rọ̀ tí wọn à gbọ́ olúkúlùkù àwọn ènìyàn apárúwọ́n ti pé ó kì í kíyèsí láwùjọ lórílẹ̀‐èdè àgbáyé ni pé àwọn ènìyàn yàtọ̀ sí pé nínú ìgbàgbọ́ gan ọba tó ṣàmúnisà yàtọ̀ sí pé gan nínú ìgbàgbọ́ àwọn ènìyàn kórìíra àwọn àwọn ènìyàn kórìíra wọ́n wọ́n wọ́n wọ́n kórìíra ìjọra ẹni lójú kéèyàn jọra rẹ̀ lójú bẹ́ẹ̀ ni ó ní ọ̀nà òfin là fọ́pọ̀lọpọ̀ àni tó bá ṣe pé ti lágbájá ni ọwọ́ ẹ̀ ló ti máa béèrè gàárì kó o yá kúkúkú gan ó sàn ju kó o béèrè gàárì lọ́wọ́ ẹ̀ kó o rí mu kó o fi lè survive lọ ẹ ọ̀rọ̀ rúnrún lẹ́nu òpònú ọmọ ọlọ́run lẹ́nu òpè òpè òpè ènìyàn that's number one ẹ̀yin èèyàn ọlọ́run number two lára ẹ̀gọ̀ ohun èlò ẹ̀gọ̀ lára àwọn àyànfẹ́ ǹjẹ́ jẹ́mọ̀ ìpò ní agídí agídí àtagídí kan àtagídí gangan fúnra lára ẹ̀ àtagídí ọkàn sọ ọmọ ìpẹ́ ẹni tó bá ti ní agídí ó sọ nǹkan mẹ́ta fún mi náà tó náà ń bá pò ó tí ó máa bàyé rẹ̀ jẹ́ lábẹ́nú àwọn slow poisons làwọn kíní wọ̀nyí ẹ̀yìn èèyàn lọ́rùn slow poison ni slow poison ni wọ́n ẹ̀ ń bá ti ní agídí kò sí bí ìgbéraga ò ṣe ní jókòó tì torí gbogbo àwọn tá à ń sọ wọ̀nyí wọ́n sọpọ̀ mọ́ra wọn ní ẹ̀yẹ èèyàn lọ́rùn ẹ̀ ń bá ti lágídí ìgbéraga ni kò sí the next thing tẹ́ máa rí inú ìgbésí ayé ẹ̀ ní ìgbéraga bẹ́ẹ̀ ni kò ní í gbọ́ ìkìlọ̀ kò ní í gbọ́ àlàyé kò sì ní í gbọ́ ìmọ̀ràn kò ní í gbọ́ ìkìlọ̀ kò ní í gbọ́ àlàyé kò sì ní í gba ìmọ̀ràn ṣé wá rí i pé wàhálà ni and ìrìn àjò ìgbàgbọ́ tá ẹ̀yìn èèyàn ọlọ́run kò ṣeé dárìn kò ṣeé dárìn rárá rárá rárá rárá èyí èèyàn lọ kò ṣeé dárìn a máa wúra wa láwòkọ́ ṣe ni òun ni bíbélì fi sọ pé ká má ṣe kọ ìjẹ́pẹ́jọ pààrà sílẹ̀ so that ẹ̀gbọ́n tí ó sọ ni ó ní nínú tẹ́ḿpìlì rẹ̀ ní orúkúlùkù ń sọ ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ ní ìwé psalm ninety three last verse yẹn kí nìdí èyí tí ọlọ́run ṣe fún ọ àwọn òye tí ọlọ́run fi fún ọ tí wọ́n bá ṣíà ẹ̀ pẹ̀lú èmi tèmi náà ṣíà tèmi pẹ̀lú rẹ àtúntì ẹ̀dẹ̀fà ara wa through that a tún ti gbéra wa ga a tún ti jí ara wa up nínú ayé ẹ̀mí so kò nílé rẹ̀ wá ṣùgbọ́n wá kẹni téèyàn ó bá rìn lónìí sáwọn olóòbùkú mímọ́ yìí lèèyàn fẹ́ bá rìn sáwọn ọ̀dàlẹ̀ mímọ́ yìí lèèyàn fẹ́ bá rìn sáwọn alágídí burúkú burúkú yìí lèèyàn fẹ́ jókòó tì láti bá sí ọ̀rọ̀ ọlọ́run ó ti wá ìdí tí ìṣubú fi pọ̀ nìyẹn ẹ wá wo àwọn ìránṣẹ́ ọlọ́run náà àwọn tó yẹ kó di àwọn àgùntàn tó yẹ kó gbé wọn ró sáré sọ òótọ́ fún wọn bá wọn sọ̀rọ̀ mú wọn mọ́ra sọ wọn di ọ̀rẹ́ àtàtà wọn tí wọ́n máa fi sí tí wọ́n bá wọn sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ owó ni wọ́n ń wá lára wọn lára wọn gbọ́dọ̀ jẹ́ pé àwù náà náà máa tiẹ̀ sí ẹ o kò sọ́pọlọ kò sí nǹkan kan kò sóye gbogbo ẹ̀ ti jọba ẹni mímọ́ Israẹli gbogbo ẹ̀ ti jọba pápátá ẹ wo wọn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wọn lénìí ẹ wo ohun tí wọ́n ń ṣe é kiri nítorí kíni agídí èmi ni mo mọ̀ ọ́n ṣe bọ́lọ́run ṣe kọ́ mi nìyí so kò sí ẹni tó ń lé agídí tí ò ní ṣubú ẹ̀yìn èèyàn ọlọ́run ọkàn títù ó wà lára èso ti ẹ̀mí ìwà títù ìkónimára àbó ṣé o ò rí kanú bíbélì àbọ̀ ti já yàgbẹ́ ọ ti já nùdì ọ ò rí inú bíbélì tiẹ̀ pé ara àwọn èso ti ẹ̀mí ìyàtọ̀ sí èso ti ẹ̀mí ìwà bí ọlọ́run tó wà ó ọ̀tọ̀ tó ní ìwà bí ọlọ́run bíbélì wa parí ẹ̀ pé pẹ̀lú ìtẹ́lọ́rùn ó ní èrè ńlá ni bẹ́ẹ̀ ni ìtẹ́lọ́rùn tí bíbélì ń sọ níbẹ̀ ni pé kó o gbà fún ọlọ́run ní àkókò tí o wà gbogbo tó ń ṣẹlẹ̀ gbogbo tó ń lakọjọ gbà bẹ́ẹ̀ pé bí ọlọ́run ṣe fẹ́ kó rí nìyẹn títí tó fi débi tó ń lọ o ò lè kú síbẹ̀ láíláí o ò lè kú síbẹ̀ bàbá dáadáa ni ẹni tí à ń sìn bàbá dáadáa ni ẹni tí à ń tẹ̀lé ẹ̀yin èèyàn ọlọ́run ọ̀rá bá òde báyìí kò sẹ́ni tó lè bá ẹ sọ̀rọ̀ wàá wẹ lómìn ah àníkílé lè lè bá mi sọ ǹjẹ́ òun lè lè gbàgbàgbọ́ tó tó fẹ́ máa bá mi sọ dagons ah yorùbá bọ̀ dáàdì mi ló máa ń sọ̀rọ̀ yẹn ó ní ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dàbí gbogbo kì í ṣe lẹ́yìn fẹ́ nìkan bẹ́ẹ̀ ni kò sí ẹni tọ́lọ́run ò lè lò fún èèyàn láti fi mú èèyàn bọ̀ sípò láti fi lànà fún èèyàn láti fi fàyàn lé aláàánú lọ́wọ́ láti fi fa aláàánú lé èèyàn lọ́wọ́ láti fi gbéni ga láti fi sọ láti fi sọ ní yí kò sí ẹni tọ́lọ́run ò lè lò Agidi, wà lára ẹ̀ gọ̀ọ́ in tó mú àwọn wúdí wó àwọn wúndíá márùn ni bàbá yẹn mú mi lọ sọ́dọ̀ wọn tí wọ́n ṣaláìgbọ́n tí wọ́n wà lọ́rùn àpáàdì ọ̀rọ̀ àpáàdì ni wọ́n wà ọ̀rọ̀ àpáàdì ni wọ́n wà ẹ̀yẹ èèyàn ọlọ́run pẹ̀láńtà yẹn sì wà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni agídí ni àwọn tó ṣe ọlọ́gbọ́n márùn yẹn bá wọn sọ̀rọ̀ kìí ṣe pé wọn bá wọn sọ̀rọ̀ they were all friends ọ̀rẹ́ mímú ni gbogbo wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí ló tọ́lé àwọn márùn-ún tí wọ́n fi split ó wá di five five <laughs> kí ló tọ́lé wọn bẹ́ẹ̀ ni sátánì náà ni luciferi ẹni tó lọ bá jésù olùgbàlà pé bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run forí balẹ̀ fún mi ti jésù bàbá mi kọ́ńkà nípa ẹ̀kọ́ àti ìtọ́ni tí olódùmarè ti fún àwọn ò gbọ́ sátánì mú wọn mọ́lẹ̀ ẹ ò mú wọn mọ́lẹ̀ gbẹgbẹ lè mọ́ ẹ má wulẹ̀ tán ara jẹ́ kò lè dé ẹ bá fẹ́ ẹ kàn ra mú kẹ́ni díẹ̀ kẹ́ mọ́ kàn waste time ara yín ẹ lọ́ mọ́ ṣe tó ah, agídí ni wọ́n sọ fún mi àmọ́ wúndíá márùn-ún aláìgbọ́n yẹn sọ fún mi pé ṣé mi ò mọ̀ pé agídí àti ìjọra ẹni lójú ló pa á tí àwọn òfin fi òróró sí àtùpà wọn mo wá béèrè lọ́wọ́ ọlọ́run bàbá ní n tó mú mi lọ bá wọn nínú ibi tàtẹ ń tàtẹ ń jẹ yín tàtẹ ń pa yín kéke ń bẹ lórúkọ jésù àmì débẹ̀ ó wá ń sọ fún mi pé kí n padà bí wọ́n léèrè fúnra wọn ó ní kí n bi wọ́n léèrè ó ní kí ìbéèrè tí mo fẹ́ béèrè yẹn kí n sọwọ́ kí n bi wọ́n léèrè mo wá ní kí ni ìtumọ̀ epo nínú àtùpà wọn yẹn àwọn ló wá sọ fún mi pé ọba tó ṣà <laughs> mọ́ fàdúrà ṣeré o mọ́ gbàdúrà mọ́ yẹra rẹ wò mọ́ ka ọ̀rọ̀ ọlọ́run mọ́ ní rapport pẹ̀lú àwọn èèyàn ọlọ́run akẹgbẹ́ rẹ láti wo ibi tó kù díẹ̀ káàtó sí fún wọn then ọ fún ẹni tí ẹjọ́ ń sọ̀rọ̀ so that wàá lè fi ṣàtúnṣe nínú ọkàn ara rẹ àti nínú ìgbésí ayé rẹ nínú iṣẹ́ rẹ ṣẹ́ rẹ ẹ ṣà mo bú sẹ́kún hmm, ìṣubú wàásù nínú ìgbé mo wò ó ọ̀rọ̀ ọ̀rọ̀ èyí ń jáde lẹ́nu ẹni ìṣubú nínú ọ̀run ìgbé lórúkọ Jésù àwọn onídébẹ̀ ẹ̀yìn èèyàn Ọlọ́run agídí ni agídí burú kí ọlọ́run rán èèyàn sí ọkọ mọ́ lu agídí pé nọ́nọ́nọ́nọ́nọ́ ó dìgbà tó bá fara hàn sọ ọ̀dọ́hùn ọlọ́run rẹ mọ̀mọ́ ni tó bá lòun ò kọ sí ọkọ tó lọ lu àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ láti tètè mú ọ kíyèsí ṣé bàbá rẹ a lè sí ọ darí bí wo wáyà kan connection kan ó ti cut láàrin wa tó lódùmarè nìyẹn ẹni tó ń bá ọ sọ̀rọ̀ ẹni tó gbéra dìde ní orúkọ olúwa bí ìbá aṣọ ọlọ́run ló ràn ó ṣe farabalẹ̀ gbọ́ ṣèbí ẹ̀mí ọlọ́run aṣọ kún ọ wò ó nínú ọ̀rọ̀ ìṣubú nínú ọ̀rọ̀ ẹ̀tàn ìjọ jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ìyá máa wà níbẹ̀ nígbà míì ẹ má ṣe mí gbọ́ ó ẹ̀yẹ èèyàn ọlọ́run mo dẹ̀ mọ̀ pé àwa tó ní làákàyè ló wà ń bì àti níbi gbogbo tí fọ́nrán ń dé lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbàdé tí wọ́n ti ń pè lọ́tún pè lọ́sì inú mi dùn lórúkọ jésù gbogbo alájọ rí ògo lò láyé a ó dẹ̀jọ́ dé ìjọba ọ̀run lórúkọ jésù àwọn òní dàbí wúndíá márùn-ún tó ṣe aláìlọ́gbọ́n yẹn o lórúkọ jésù olùgbàlà àwọn òtún wa gbẹ́jú wíńdíà márùn ti ṣe ọlọ́gbọ́n lọ orúkọ jésù olùgbàlà torí ayé tá a wáyé ayé extra la wáyé bọ́ ọba máa mú sáìsì ẹ gẹ́gẹ́ bí aṣọ tí bàbá mi kó lẹ̀ tó ní kí n mú nǹkan kan ẹ̀mí mọ́ sáré sákóṣí mi létí lóní mọ́ mú fítẹ́ẹ̀dù mọ́ mú fítẹ́ẹ̀dì mú extra large mo tají bí mo ṣe mú extra large yẹn tán ǹjẹ́ kí n máa wọ̀ ọ́ ni mo tají ẹ̀yẹ yẹn lọ́rùn lolúwa ní orí yọ ọ́ o fẹ́ lọ muslim fit láyé tá a wáyé ọ̀ mọ̀ pé extra large lèèyàn ní ìdí láyé téèyàn wáyé <laughs> o ti gbàgbé pé o lè ní nǹkan tó fẹ́ kó sínú ara àyè ó lè gbà á ẹyẹ èèyàn ọlọ́run a nílò olódùmarè kò sí ohun tá a lè ṣe lẹ́yìn olódùmarè mo wá rántí John chapter fifteen verse five ó ní ní yíya ara yín lọ́dọ̀ mi ẹ kò lè ṣe nǹkan a lè ṣe nǹkan lẹ́yìn olódùmarè a ní ìdí oúnjẹ ọ̀tun bí eléyìí tí à ń jẹ yìí tó wa jẹ ní gbogbo ìgbà yìí ẹ̀yin èèyàn ọlọ́run a ní ìdí each and every day ságídí ò ti ba tiẹ̀ jẹ́ pé obi tágídí bá ọ dé kò dẹ̀ sẹ́ni tó ń lágídí tí ò ní máa ṣépè alágídí máa ń ṣépè hmm, ó máa ń ṣépè dáadáa torí èrò ọkàn ti alágídí ni pé wọ́n ti dẹ́yẹ sí o pé wọ́n rojọ́ lẹ́yìn wọ́n dìtẹ̀ mọ́ òun alágídí máa ń ka òótọ́ sí ọ̀tẹ̀ ni nígbà tẹnìkẹ́ni bá sọ the same thing fún tẹnìkejì sọ the same thing fún tẹnìkejì sọ the same thing fún àá ni wọ́n ti dìtẹ̀ òun a ní wọ́n dìtẹ̀ òun ni ọmọ pé ìṣubú ni àwọn ìṣubú kan wà yín pé ní ìṣubú wẹ́rẹ́ ṣùgbọ́n ìṣubú ńlá ni níwájú olódùmarè kò sí bó bá ti lè farahàn nínú ayé ènìyàn ayé onítọ̀hún á bẹ̀rẹ̀ sí yọ́ọ̀bà jẹ́ ni ẹ̀yìn èèyàn ọlọ́run a máa yọ́ọ̀bà jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìkejì nìyẹn ẹ̀yìn èèyàn ọlọ́run agídí ṣe rí ìkẹta ǹjọ́ jẹ́ mọ̀ ìpò òní ọ̀dàlẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ẹ̀mí ọ̀dàlẹ̀ ẹ̀mí ọ̀dàlẹ̀ ẹ̀mí ọ̀dàlẹ̀ so orí ẹ̀mí ọ̀dàlẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ ní òfófó ẹnìkejì àwọn ti òfófó ọmọnìkejì máa fi ọmọnìkejì ọ̀rọ̀ ọmọnìkejì gba star lọ́dọ̀ àwọn èèyàn ọlọ́run tó kù àwọn dẹ̀dẹ̀rẹ̀ náà tó ń sọ̀rọ̀ ọmọ ẹnìkejì fún ó yẹ ká fura pé bó ti ń sọ tẹnìkejì lójú wọn àwọn bá ti ń kú òǹbẹ̀ ló bẹ̀rẹ̀ sí sọ tiwọn náà bòwó tó gbé tiwọn náà lọ bòmíì <clears throat> àbórí wa báyìí bá a ṣe ń ṣòfófó ara wa tó nínú olódùmarè òfófó ti pọ̀ jù gbéke yíde hmm, òfófó ti pọ̀ jù kò sí ẹni tó bá ti ń dalẹ̀ tó jẹ́ ọ̀dàlẹ̀ yóò ṣòfófó hmm, yóò jẹ́ mọ̀ dàrú yóò máa dagboru dagboru ló máa jẹ́ ẹ ní kíni kẹta mi ní tàn yín mi ní tàn yín ohun rere ò ní lè tò kò ní lè dúró tó bá wà ń bẹ́ẹ̀ ni ohun rere ò ní wọlé torí yóò jẹ́ àmì àmì tí ń lé orin rere sá àmì tí ń lé àwọn aláàánú sá á jẹ́ àmì bẹ́ẹ̀ ni tá a bá ti rí lára rẹ̀ ẹ́ alágbájá wà láàrin yín ibẹ̀ yà á túká ni pè létọ̀ yìí bẹ́ẹ̀ ni á túká ni ẹ̀ ń bá ti jẹ́ ọ̀dàlẹ̀ kò lè kó ìlú jọ yóò fọ̀ mọ́ lórí ni mi ò létọ̀ yìí ẹ̀ ń bá ti jẹ́ ọ̀dàlẹ̀ kò sí bí ò ṣe ní ṣòfófó ẹ̀ ń bá ti dé ọ̀dàlẹ̀ kò sí bí ò ṣe ní máa wá ti ara ẹ̀ nìkan ẹ bá ti jẹ́ ọ̀dàlẹ̀ bí wọn bá ti fi nǹkan lọ tàbí bóyá ń jí òkan á make sure kó dàrú bẹ́ẹ̀ ni ipò tí ó mọ̀ lé ni pé kò sáà ti jẹ́ orí kò ti jẹ́ orí kò ń jẹ́ apàṣẹ ọmọ àlè ẹni tí ó mọ̀ lé nìyẹn a ní kò ti jẹ́ apàṣẹ kò ti jẹ́ kò ti jẹ́ orí yes kíni kó lè máa bá àrò wọn á kọjú sáwọn kan á máa fa àwọn kan ṣe bísínẹ́sì fáwọn kan àti lọ́dọ̀ àwọn kan ẹ̀yẹ ìyẹn o ò rí bọ́dà lẹ́sẹ̀pọ̀ tó nínú ìgbàgbọ́ léde ẹ̀jẹ̀ kan kúrò ní chọ́ọ̀chì tán ẹ̀jẹ̀ kan kúrò ní chọ́ọ̀chì ilé ará àdúgbò ẹ̀dẹ̀ àdúgbò kẹfìrí lẹ́lòmíì ó lọ lọ́mọ ọlọ́run yóò gbé báìbù dání yóò la ó wá ah, oh, wo tó ṣẹlẹ̀ chọ́ọ̀chì lónìí nìyẹn ní agbóúnjẹ síwájú ẹ̀ kò sọ́lá ọ̀dàlẹ̀ tí ìsálátẹnujẹ ẹ̀yẹ ìyẹn ọlọ́run kò sí ọ̀dàlẹ̀ tí ìsálátẹnujẹ bọ́wọ́ bá ti ń bá àyàn rìn tó ti rí pé kò síbi tí ò ti lè jẹun ó ti ń gbé ọ́tà ó ti ìfura ni ṣe ni kò tètè sáfò má wulẹ̀ bí ẹ̀mí ọlọ́run léèrè má wulẹ̀ bí olódùmarè léèrè má wulẹ̀ sọ pé o fẹ́ lọ kúnlẹ̀ láti gbàdúrà tètè sádànù fún dáàdì mi máa ń sọ̀rọ̀ kan ó ní ọgbọ́gbọ́n làgbà fẹ́ sá fún màlúù tètè sádànù fún ìkẹta nìyẹn inú ohun èlò ẹ̀gọ́ ohun èlò ẹ̀gọ́ ọ̀nbọ́dàlẹ̀ rìn ọ̀ní best friend rẹ ni o ti kú tán ọmọ ti délẹ̀ lérí ohun àti ìrí ọ̀ni ọ̀dẹ̀ ọ̀nbọ́dàlẹ̀ rìn ọlọ́run fẹ́ gbà ọ̀nbọ́dà lẹ́rìn ọlọ́fẹ́ délẹ̀ lérí <laughs> bókọ̀lá tó débẹ̀ oníràyà kìlà sí ọ tí ó pa ọ bẹ́ẹ̀ ni òní ó pa ọ. nọmba four ẹ̀yin èèyàn ọlọ́run ìjẹ́jẹ́ mọ̀ pé òun ní ọ̀bùn ọ̀bùn ọ̀bùn raṣiraṣi ọ̀bùn radarada ìyẹ̀nbíradì mìíràn ní ọ̀bùn radarada ní rẹrù àfijúwọlé <laughs> ìgbà wo lọ̀bùn ní padà dẹrú bẹ́ẹ̀ ni kò sí ìgbà tí ọ̀bùn ò ní padà di ẹrú torí iṣẹ́ ọ̀bùn náà ni wọ́n mọ̀ ọ́ràn ẹ wọlé kìrìsìtẹ́nì míì áńgẹ́lì ò lè dùn bẹ̀ débi tí ènìyàn ó dé lálejò áńgẹ́lì gan ò lè dé lálejò òyanu tàbí àlejò rere òrèrè láyé débi tí àwọn ènìyàn ó dé lálejò òrèrè ẹ̀yẹ èèyàn ọlọ́run ẹ wọnú ilé ọmọ ọlọ́run míì ọlọ́run gan fúnra lára rẹ̀ ò lè fọhùn sínú ilé ẹ wálé ẹ sọ̀ sílé rẹ̀ àlákàlà ni gbogbo inú ilé ní bùkẹ̀rì aṣọ gan bọ́bá á lo aṣọ jọ ní kìrìsìtẹ́nì tó gọ̀ àwọn ẹ̀gọ́ kìrìsìtẹ́nì kí ni ẹ̀dá ẹ̀fẹ̀ dá wọn mọ̀ ọ̀bùn ni wọ́n ìkẹrin ní ọ̀bùn ẹ̀yìn èèyàn ọlọ́run ọ̀bùn ọ̀bùn ràṣíràṣí ọ̀bùn rádaràdà hmm, àwọn tí ò ṣe é bá jẹun bó jẹun yóò tó máa fọkún níbi tó ti ń jẹun ibi tó ti ń jẹun kò ní fọwọ́ gbogbo èékánná ló yọ ṣọṣọṣọ bí èékánná àṣáì kò mọ bá ṣe ń tóra ṣe kò mọ bá ṣe ń fárun gbọ̀dànù kò mọ bá ṣe ń tẹ kò á máa dé ìkànnà láìsẹ̀ ẹlẹtíríṣà ní gbogbo àwárí ràṣìràṣì á gbé blue lórí rẹ́ẹ̀dì kò kọ́lọ́ra yọ̀tì ní bẹ́ẹ̀ ni kò lọ́pọlọ bó bá máa gbé bàtà sẹ́sẹ̀ bàtà tó ti bu tẹ́rùkú ti kò ní clean ni ẹ̀ kò nù ún kí àkàgbé sẹ́sẹ̀ náà ni a ní alẹ́ òun lọ nìyẹn alẹ́ òun lọ nìyẹn anita ló ń wò ẹ máa gbọ́ dìdìrì ọmọ ọlọ́run ó ti gbàgbé pé jésù olùgbàlà sọ wípé ìlú tá a tẹ̀dó sórí òkè ní wá tí ò lè farasin ayé ń wò wá wọ́n ń wò múra wa wọ́n ń wò ṣe sí i wa mo ò lè ka bíbélì mọ́ ayé ojú ń ro ayé àti ka bíbélì àti pé wọ́n mọ tó wà ní bíbélì ju àwa lọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń wò ó bóyá demonstrate bóyá ẹni tá a sọ pé a bóyá a máa demonstrate yẹ bẹ́ẹ̀ ni a máa demonstrate ọ̀rọ̀ ẹ̀ á tẹ̀lé ìlànà rẹ̀ ah ó mọ̀ ṣe o ọ̀bùn raṣiraṣi ọ̀bùn mọ̀ pọ̀ nínú onígbàgbọ́ o ẹ wá wo àwọn ọmọ àwọn ọmọbìnrin wa ẹ o lẹ́lòmí ọkàn ṣàdédé mọ̀ bùkẹ́rì ẹ mọ̀ tí ìjọ gbàdúrà láàrin ìṣẹ́jú mélòó kan kó rú ti mú wọn òórùn òórùn tí ó jáde yóò dàbí ìgbà tó jẹ́ pé èèyàn kú nù ilé wọn mọ̀ bẹ́ẹ̀ ni wọn lè tóra ṣe wọn mọ bá ṣe àwọn ẹ̀kọ́ bí ènìyàn ṣe ń ṣe gẹ́gẹ́ bí obìnrin wọn ní ẹlòmí aláàgùn sára kẹni tó ń lò Eh, eh, aha ti laago sí àtọ́gbẹ̀wọ̀ ẹlòmí ò mọ bá ṣe ń wẹ̀ eh, òní ilẹ̀ ẹlòmí ò sẹ̀ tó wẹ̀ lórí bó lọ sọ́ọ̀sì láàmú bọ́jú láàmú sapásasẹ̀ láfi kírìmù sí ìdá tí wàá kún ọrùn ẹlòmí ó rò pé ọrùn ń sẹ́ni pé ọlá ni ìdá ni ìdá ló ṣe sí ọmọ àlè rí jésù olùgbàlà ka ọ̀rọ̀ rẹ̀ tó rí tó rèrè dọ̀tí rí bíbélì sọ pé aṣọ ọrùn rẹ̀ ń dán ní gbogbo ìgbà ni kò sì ní ojúràn oh God ever need God ọlọ́run ò fẹ́ ọ̀bùn kò fẹ́ ọ̀bùn kò fẹ́ ọ̀bùn àbáwọ̀ láyé rẹ báyìí àbá tó ti aṣọ tó wọ̀ Sunday náà ni ó tó gbé wọ̀ tó ti làágùn sí kò sí pé bó tiẹ̀ làágùn sí kó kó síwájú ìta kátẹ́gùn fẹ́ sí so that kìnìyàn lè parẹ́ kò lára ẹ̀ kò ní lè máa rùn èrò o ẹ̀rọ ẹlòmí ẹlòmí ò ṣe jókòó tì bọ́dí odò ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe é control ó ṣe é control nígbà tó lẹ́mìí ẹ̀bá ẹ̀ pé ọ̀bùn ara ẹ̀gọ́ ni ohun èlò ẹ̀gọ́ èròjà ẹ̀gọ́ ni ń pè ní ni sà ní tẹ̀wọ́n àyè ọlọ́run tó ti ń bùn tó ti ń yọ̀bùn ò kó tiẹ̀ débì kan ó ti lò ó sáré fọ́ kò ní kan fún ẹ lọ́sẹ̀ kó sáré fọ́ kó tó sáré sá kó tó lè máa lò ó àǹtí àti wá bu mọ́ ẹ lọ́wọ́ àǹtí hmm, bu mọ́ ẹ lọ́wọ́ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ kò ní í wẹ̀ ẹjọ́ jáde kó wọlé àní yòókù dọ̀là jàre alójú ń ròhun kò sí tẹ́ ẹ bá rí ọ̀lẹ tẹ́ ẹ bá rí àbí tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá rí ọ̀bùn àmì àkọ́kọ́ tẹ́rì lára rẹ̀ ní ọ̀lẹ àwọn ọ̀bùn máa ń ya ọ̀lẹ kò sí ọ̀bùn ọ̀hún number one sign number one symbol tẹ́ ẹ máa rí lára wọn ò ní ọ̀lẹ number two ní òròjú bẹ́ẹ̀ ni torí òròjú òròjú yàtọ̀ sí ọ̀lẹ bẹ́ẹ̀ ni hmm, òròjú sórí number three ah, oúnjẹ nìkan ni wọ́n mọ̀ sọ wá rí oúnjẹ yẹn gan-an wọ́n á jẹun tán wọ́n á tó kó àbọ̀ lẹ̀ èsì kan kò sí bẹ́ẹ̀ ṣe lè wọnú ilé wọn ẹ̀ẹ́rẹ́ ṣe kan rí kò sí bẹ́ẹ̀ ṣe lè wọnú rẹ̀ ẹ̀ẹ́ mọ̀ rí ẹ̀fọn tí ó national stadium ni ni àwọn ẹ̀fọn jẹ́ ní inú ilé rẹ̀ jẹ́ fún àwọn ẹ̀fọn àti èṣe kan rí lẹ́bẹ̀rẹ̀ sí rí àwọn aáyán lábẹ̀rẹ̀ sí pé èyí ní a visit a very wonderful visit bẹ́ẹ̀ ni nígbà tá a bá fi jókòó sórí àga wọn láàrin ìṣẹ́jú márùn-ún àwọn ẹ̀dùn ó ti wọnú kọ̀rọ̀kọ̀ndú ayé ẹni wọ́n ti bẹ̀rẹ̀ operation àwọn DSS nìyẹn ni àwọn ìdán yẹn jẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí wọnú ayé ọ̀pọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí eh, níbi tó ya ọ̀pọ̀ dé. <laughs> ìkarùn ẹ̀yin èèyàn ọlọ́run nínú ohun èlò ẹ̀gọ́ tí bàbá yẹn sọ fún mi ìkarùn ìjẹjẹ́ mọ̀ pé ò ní ahun kéèyàn jẹ́ ẹni tó ní ahun kéèyàn jẹ́ ẹ wo àdúrà ọ̀pọ̀lọpọ̀ ti gbà tipẹ́tipẹ́ ní àdúrà ọ̀pọ̀lọpọ̀ ti gbà yìí ìyọ́n ọlọ́run mi nítorí ṣùgbọ́n kò sí bí àdúrà bá gbà ìjẹ́jẹ́ mọ̀ pé mo sọ gángan fún wa ní fúnra kan níbi oṣù bíi mélòó kan sẹ́yìn mo ní tí a bá gbàdúrà ní ìṣòòru tá a bá ṣe dáṣe ìṣòòru nínú ilé ọ̀ ṣe pẹ̀lú aya wa tàbí àwọn ọmọ ẹ máa mú ọ̀rẹ́ lẹ̀ ẹ fi ọ̀rẹ́ lẹ̀ bóyá a ti gbàgbé bóyá àti mo dẹ̀mọ̀ bá àdìgbà pé àwọn ibi tọ́lọ́run bá ní kẹ́ ẹ fi ọrẹ yẹn fún àwọn tó bá ní kẹ́ ẹ fi ọrẹ yẹn ta lọ́rẹ ẹ fi ta wọ́n lọ́rẹ àwọn yẹn ní kẹ́ ẹ fi ta lọ́rẹ so ẹ fi ọrẹ yẹn ta wọn lọ́rẹ àwọn tó bá ti tọ tó bá ti kọ sí yín lórí wọn ibẹ̀ ni kẹ́ ẹ gbé kẹ́ ẹ gbé ọrẹ lọ ibẹ̀ ni kẹ́ ẹ mú ọrẹ lọ bàbá dẹ̀ sọ pé ìránṣẹ́ ọlọ́run ni kẹ́ ẹ fún ìránṣẹ́ ọlọ́run náà ni kẹ́ ẹ fún ibi tó fẹ́ nìyẹn ṣùgbọ́n láyé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ya ahun àdó ọ̀pọ̀lọpọ̀ ti gbà á tó lódò kò sí àdúrà bá gbà bó o bá lóun fẹ́ gba ìyanu ìdánwò ní òkòkò jáde wá ọlọ́run ó dẹ ẹ̀wù ni jésù olúgba gba ó gba àwẹ̀ ogójì ọ̀sán àti ogójì òru ẹ̀yin èèyàn ọlọ́run adán bàbá mi bò ó páàsì láṣẹ tó wá fún ní àwọn irinṣẹ́ tó nílò láti fi ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ so tààrà wá wá fi tiwájọ́ jésù olúwa nígbà tá à ń ṣe léèṣí igi tútù mélòó mélòó làwa gbígbẹ wọ̀nyí kò sí kò sí ẹni tí àdúrà rẹ̀ bá gbà ìjọ jẹ́ mọ̀ pé ohun tí ó mọ gbọ́ ohun tí ó mọ wá sọ́kàn rẹ̀ ni <laughs> eh, eh, eh, tí ó mọ sọ fún ni pé lọ fún lágbájá ní nǹkan báyìí fún tàmẹ̀dùn ní nǹkan báyìí yóò mọ wá sórí ẹ̀mí rẹ̀ kò sí bó ṣe lè ṣe tó o bá jẹ́ ojúlówó ọmọ ọlọ́run ni o tí ì ṣe expired christian ní ẹ́ tó o bá ti ń ṣe expired christian mi ní tọ̀ wá sà wò ó ntí ó mọ tẹmọ létí nìyẹn lọ fún lágbájá nìkan ẹnu àwọn yẹn ní ìrè wà tí ó ṣílẹ̀kùn bíi kọ́kọ́rọ́ ni a ṣílẹ̀kùn tó ń béèrè fún bẹ́ẹ̀ ni ó lè rán ọsẹ èèyàn márùn-ún ó lè yan ọsẹ èèyàn mẹ́rin ó lè rán ọsẹ èèyàn méje lọ fún wọn níye báyìí ó lè sọ pé kó o lọ ra ilé iṣu méje lọ pin fáwọn méje kó o fi envelope sí ah my friend tètè ṣe torí ọlọ́run ti gbọ́ ó ti dáhùn àfàìtọ́ ni tí ò bá ti sí ìtọ́nilẹ́yìn àdúà ọlọ́run ò tí ì gbọ́ kò tí ì gbà n ò ní tàn wá èèyàn ọlọ́run ṣùgbọ́n tó o bá ti jẹ ahun apẹ́ kó o tó ṣoríire apẹ́ kí ohun ọlọ́run tó ṣẹ lórí rẹ apẹ́ kí ìsọtẹ́lẹ̀ ọlọ́run kó ṣẹ lórí rẹ apẹ́ kó o tó mú apẹ́ kó o tó já gbangba ọlọ́run sọ fún Mósè oníwòó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì mo nílò nínú dídùn ọlọ́rẹ ni ẹni tí inú dùn tó jẹ́ tó jẹ́ ní ìdùnnú tí ó fi ìdùnnú fi ohun gbogbo lẹ̀ ẹ ò ní mo fẹ́ kì í ṣe ẹni tí ó mọ̀ lu agídí ẹ wá wò wá báyìí ẹ wo ayé wa lóde báyìí ẹ wo ìṣesí wa ọwọ́ akọ́fọ́ kékeré àwọn nínú ṣọ́ọ̀ṣì wọn lè béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kó dáhùn ìbò gan nínú iṣẹ́ olúwo tó ń sáwọn sí ọlọ́run gan fúnra lára rẹ̀ wọ́n á pe wọ́n á pe ìpè iṣẹ́ olúwa fẹ́ ṣe o ìwọ ìlú kọ̀ọ̀kọ́ complain kí ni wọ́n fọwọ́ ṣe gan kíni wọ́n fowó ṣe gan owó dáadáa kíni wọ́n fowó ṣe ìwọ ló ní ṣọ́ọ̀ṣì ǹjẹ́ o ti sọ bẹ́ẹ̀ lè pé ti mọ́ ọ ǹjẹ́ o ti sọ jáde tó ti tẹnu rẹ jáde tó ti ti ikùn rẹ jáde tó ti ti ọkàn rẹ jáde ni ọlọ́run ti kọjá lára rẹ nínú ìbínú ńlá o ò fúra ní o ò ráyè rẹ lóde ó rí kó o ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀ kò sí ó máa ń lọlẹ̀ fún ahun ni ó máa ń lọlẹ̀ fún ahun ni débi tí ó ti wá rí ahun yẹn ṣe ahun máa ń ṣépè fúnra rẹ̀ á lóun ò ní a ní kò sí nǹkan kan lọ́wọ́ kò dẹ̀ ní sí bẹ́ẹ̀ ni àwọn ogun síbẹ̀ bá ti rí àwọn ogun èpè ò lè jẹ a máa ṣépè fúnra ẹ̀ àwọn máa ń ṣépè fúnra wọn ni dẹ́n sórí wọn ní rìn síbi tí wọ́n ti gbèrè nǹkan lọ́wọ́ wọn anílágbájá ó tọrọ lọ́wọ́ a ṣé wọn náà tọrọ lọ́wọ́ Olódùmarè kó tó di pé fún ọ gbogbo wa lólùtọrọ bẹ́ẹ̀ ni pé o tọrọ lọ́wọ́ ọlọ́run ó fi fún ọ kò túmọ̀ sí pé òtún ń tì ń tọrọ ó ti ń tọrọ lọ́wọ́ ọlọ́run pé kó bù sí kó bù sí fún ọ kó tó pọ̀ sí jù báyìí lọ gbogbo wa lólùtọrọ gbogbo wa lóníbàárà nínú ayé bẹ́ẹ̀ ni báwọn kan ṣe ń béèrè lọ́wọ́ rẹ nìwọ náà ń béèrè lọ́wọ́ àwọn kan ṣé ò tọrọ kọ́ńtíráàtì ṣé ò dọ̀bálẹ̀ fáwọn kan pé kán gbé kọ́ńtíráàtì fún ṣé gbogbo wa lóníbàárà lábẹ́ òrùn yìí ẹlọ́lọ́run bá bòkó fún kò tí ì bọ́ nínú báárà bẹ́ẹ̀ ni ó bòkó fún òun náà tó bùkún fáwọn èèyàn nítorí àti pọ̀ sí ni bẹ́ẹ̀ ni àwọn ahun báyìí ahun wa pọ̀ iṣẹ́ olúwa dẹ̀ ń lọlẹ̀ ẹlòmí alóhùn lè ra sọ fún dáàdì yẹn jàre lóhùn lè ra ta fún dáàdì yẹn jàre àwọn láìgbé láìsọ àwọn ara sọ fún akára bàtà fún dáàdì àwa máa dán mọ́mí àwa máa dán so ìránṣẹ́ ọlọ́run ni kó mọ̀rùn pa àbí ara tí ọ̀pọ̀lọpọ̀ fi ń gbèpè nìyẹn nọmba six ẹ̀yin èèyàn nọmba six òun ni ìrìnkùnrin ìrìnkùnrin ìrìnkùnrin pọ̀ lẹ́sẹ̀ àwọn èèyàn wa àráàyè pati ẹ̀gbọ́n tí Dáfídì sọ ni ó ní oríire kúnrere kì í fà sẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni tí ń rìn déédé lọ́dọ̀ àwọn ẹni tí ń rìn déédé wúra rẹ ẹ̀yin èèyàn Ọlọ́run àbórí báyìí o ò lè rìn déédéé mọ́ kí nìdí kí nìdí wàhálà ti dé o ti fẹ́ràn ayé ẹ̀ o ayé jíjẹ patí lọ lọ́ra ẹ̀ ọkàn lọ patí ra ẹ̀ ni patí lọ lọ ọ fẹ́ràn patí àbá ní ìṣòro ọlọ́jọ́ méje padà a ní ṣe iṣẹ́ fẹ́ sógun láyé ni ogun láyé kò sẹ́ni tí ò mọ̀ ogun láyé ẹ̀ o bíbélì sọ pé ẹni tó fi ara rẹ̀ fún ayé jíjẹ ó kú nígbà tí ó wà láàyè àwa fẹ́ràn pati lílọ ara èròjà ìgọ̀rẹ́ o àwọn ọmọ ọlọ́run o ò rí sẹ́mínà lọ o ò rí prayer group lọ prayer, prayer, prayer program o ò rí lọ bible study o ò rí lọ o rí revival lọ a máa ro ẹ lójú o ro ẹ lójú àbí <laughs> ọ̀kárí àbàtàn bá pe pati bíi bad day oní bad day bí remembrance wà á lọ bẹ̀ ibi tó ti àti oúnjẹ jẹ ah ah òòrìn déédéé mọ́ nínú ilé olúwa ọ̀wá ń rí ẹ̀sùn kan tàbí ìkejì ẹni ẹni àti gbàdúrà jọ ń sọ̀tì yẹn jáde wọ́n ti ń sọ̀rọ̀ sí ìyànjú ta náà bá tó sọ̀rọ̀ sí ta náà bá bá sọ̀rọ̀ bí o ṣe wà wá ta ni wọn bá lálí bí o ṣe wá ọ̀wá ń sún mẹ́yìn wà lọ ṣọ́ọ̀ṣì kan lè ní ọ̀wá ń pín a lọ sẹ̀rẹ̀ lọ́la wàá lọ gọ́fàmẹ̀ntì lọ́túnla oríire ò tí ì pé o ò tí ì mọ ohun tó ṣe ó níbi tí ọlọ́run máa ń fi ìyàn sí bíbélì pé èdè kan lẹ́nu dáfídì ó ní olúwa wí fún olúwa mi pé ìwọ jókòó ní yìí títí tèmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ ó níbi tọ́lọ́run máa ń fi ìyàn sí tí ó ti sọ àwọn ọ̀tá ènìyàn di àpótí ìtìsẹ̀ ènìyàn kò sọ pé kó máa rìn kiri ìwọ wá ń ṣe ọ̀rọ̀ ọlọ́run tó mọ̀ ní o sọ pé kan ṣe bíbélì tó sọ pé ká ẹ wá kiri lọ síbo ọmọ pé ọ̀rọ̀ yẹn nítumọ̀ ìyẹn yàtọ̀ sí tí wọ́n ń ṣe yìí bẹ́ẹ̀ ni ọ̀rìn déédé mọ́ olóhùn rere ò sọ gangan rẹ bóun ni ó ṣe sọ gangan rẹ ìrẹ̀wẹ̀sì ti mú ọ hmm, ó ti rẹ̀ ọ́ <laughs> ó ní àwọn tó dódo olúwa la ó tó agbára wọn sí wọn ó fi ìyẹn gòkè bíi ìdí wọn sáré kò ní rẹ̀ wọn ń rìn àárẹ̀ kì yóò mú wọn ẹ̀gọ́ kẹfà nìyẹn ẹ̀gọ́ keje ẹ̀yẹ èèyàn ọlọ́run ẹ̀gọ́ ẹ̀gọ́ ẹlẹ́ẹ̀keje <laughs> ǹjẹ́ o jẹ́ mọ̀ pé òun ni àwòkọ́ṣe hmm. kò yẹ yọ̀ lẹ́nu pé àwòkọ́ṣe ṣé kò dáa kéèyàn máa ṣàwòkọ́ṣe ènìyàn ni bẹ́ẹ̀ ni ó dáa àwòkọ́ṣe dáa ṣùgbọ́n ìwà ènìyàn ni kò táàpù ohun tí bàbá yẹn sọ fún mi ni mò ń sọ fún wa yóò ìwà ènìyàn ni kò táàpù ìwà ẹni rere o ìwà tí ẹni yẹn tó fi di ìlú mọ̀ká ìwà tí ẹni yẹn ń wù tó fi di gbajúmọ̀ ó ní kó táàpù tó o bá táàpù ìṣe ènìyàn ìṣe ṣòro táàpù ìṣe ṣòro kọpí ìṣe ènìyàn ṣòro kọpí torí o mọ májẹ̀mú tó ti lẹ́yìn bí wọ́n bá lọ ṣé o lè ti bẹ̀ ṣègbè ara thirty five percent of àwọn tó wà lọ́rùn àpáàdé ń tó kó wọn débẹ̀ rí o ẹ̀yìn ọlọ́run kọpí kọpí ẹ̀gọ́ kéje nìyẹn o àwa máa kọ́pì ara wa ṣèbí lágbájá ló ṣe báyìí ó mọ̀ bóyá ọlọ́run ló ní kó ṣe bẹ́ẹ̀ sọlọ́run ló ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ sọlọ́run ló sọ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ àwa ń ṣe tó wù wá là ń kọ́pì lágbájá ẹtì kékeré kan bóòlù ọ̀bọ ṣe sorí tìǹà kí o ṣe kì í ṣe inú ìgbàgbọ́ náà ti ń pòwe yẹn inú ìgbàgbọ́ inú ìrírí tá a wà ìkọ́ náà ti ń pòwe yẹn àkànkó hmm. gbogbo wọn sábẹ́ ọ̀ sọ́ńdà ọ̀bọ ni ọ̀bọ yàtọ̀ sọ́bọ ọ̀bọ yàtọ̀ síra bẹ́ẹ̀ ni ìwọ náà dẹ̀ mọ̀ ṣùgbọ́n sáà wá nǹkan tó fi bọ́tírẹ́sì orí burúkú àtọ̀run ìgbé tó rìn ín lọ yìí ọjẹ́ padà ọjẹ́ padà mọ́ kọpí ènìyàn ó lè táàpù ó lè kọpí ìwà ẹ̀ ìwà ẹ̀ ìṣe ìṣe ẹniyàn ò lè kọpí torí májẹ̀mú májẹ̀mú a máa bí ìwà fún èèyàn májẹ̀mú a máa bí ìṣe ni ó hmm. lè táàpù ìwà ẹniyàn n tó kó kàn mú díẹ̀ ńbẹ̀ kí wọn náà fi kún tiẹ̀ tàbí kó fi gbéra rẹ̀ ró pé o fẹ́ máa ṣe ìṣe bí ẹni yẹn ṣe ń ṣe àwé o lè ti bẹ̀ ṣubú o o lè ti bẹ̀ ṣubú torí irú orí ọ̀fẹ́ nínú ìṣe nínú májẹ̀mú à ń pè nǹkan kankan ní orí ọ̀fẹ́ wò ó àtòrí ọ̀fẹ́ àtàánú gbogbo ẹ̀ inú májẹ̀mú ni wọ́n ń gbé inú májẹ̀mú ni àwọn méjèèjì ń gbé mẹ́rin ni ṣùgbọ́n ẹ̀jẹ̀ sí ti ẹ̀ṣọ́ méjèèjì yẹn fún wa léni inú májẹ̀mú ni wọ́n ń gbé tá a fẹ́ ń pè ní májẹ̀mú tó máa sọ pé májẹ̀mú olódùmarè òun mẹ́rin ni ó dàbí àpótí ẹ̀rí mu ẹ̀yẹ èèyàn ọlọ́run ohun tó ń bẹ nínú àpótí ẹ̀rí gangan ni àpótí ẹ̀rí òun gangan ló symbolize wà láàyè olódùmarè ẹ̀yẹ èèyàn ọlọ́run so májẹ̀mú ni nínú májẹ̀mú ni orí ọ̀fẹ́ wà nínú májẹ̀mú ni àánú wà nínú májẹ̀mú ni ìyọ́nú wà nínú májẹ̀mú ni ojú rere wà so tá bá ń sọ̀rọ̀ pé nípa májẹ̀mú tá bá ń sọ nípa májẹ̀mú mẹ́rin tó ń gbé nínú májẹ̀mú rèé o ẹ̀yẹ̀ èèyàn ọlọ́run ṣùgbọ́n o fẹ́ máa kọpí ẹni yẹn tí ìwọ ò bá ní irú ojú rere tó ní ń kọ́ tí ìwọ ò bá ní irú orí ọ̀fẹ́ tó ní ń kọ́ tí ìwọ ò bá ní irú àánú tó ní ń kọ́ àbá ọ̀mọ̀ pé àánú tá ń lò àánú tí ọlọ́run fi ń bo olúkúlùkù lò yàtọ̀ síra wọn ò ń béèrè àánú bíi ti babalọ́lá nínú àdúrà rẹ̀ ìránṣẹ́ ọlọ́run so o lè o lè farajìn bíi ti babalọ́lá láti gbàdó ọjọ́ mẹ́ta láì kúrò lójú kan ibi tó wà kò pọ́síbù so béèrè àánú tiẹ̀ tá a kọ́ mọ́ ní ìrẹ́yìn tó fi ràn bí òòrùn nínú olódùmarè ní kó béèrè fún n ò sọ pé a gbọ́dọ̀ wà wò kọ́sí ara wa táàpù díẹ̀ ń bẹ mú díẹ̀ ń bẹ ohun tẹ́niyàn ń ṣe tó mọ̀ bí bá ṣe yan ọlọ́run bá ṣọ̀rẹ́ bá ṣe àwọn ará àdúgbò mú díẹ̀ ń bẹ jẹun pọ̀ mọ́ tiẹ̀ ṣùgbọ́n mo sọ pé o fẹ́ ṣe bíi tiẹ̀ nìyẹn o ṣe ṣe káyé rẹ bàjẹ́ di ẹ̀yìn èèyàn ọlọ́run o ṣe ṣe káyé èèyàn bàjẹ́ di ẹja padà ẹ̀gọ́ méje òun rèé o ẹ̀yìn èèyàn ọlọ́run ẹ̀gọ́ méje jẹun nìyí ṣé kí méjèèjì yóò wà nínú ayé rẹ báyìí òun á sọ ọ́ di expired christian expired christian o ti expire òun wo ohun tí ayé ń wí ohun tí wọn ayé bá ń sọ ní máa ń bọ́ sí ọ létí wà wá jókòó wá bẹ̀rẹ̀ sí sọkún ohun tí ayé sọ ló fẹ́ gbọ́ ni àbí ohun tí ọlọ́run sọ fún ọ ohun tí ó sọ sí etí ìrìn tó ń sọ nípa rẹ inú rẹ wá bàjẹ́ ọkàn rẹ wá bàjẹ́ wà á bẹ̀rẹ̀ sí sọkún ah no no no no no ènìyàn ọlọ́run gbéra ìwọ ọmọ ọlọ́run ìwọ obìnrin gangan ni mò ń bá sọ̀rọ̀ gbéra lọ sí àtúnṣe ohun méjèèjì tí ẹ bá wà nínú ayé rẹ kí o má bàa di ìran àwọn wúńdíá márùn aláìgbọ́n kó o má bàa di ìran wọn ìran ni dáfídì ni èyí ni ìran àwọn ẹni tí sàfẹ́rì rẹ tí sàfẹ́rì ọlọ́run jákọ́bù <laughs> ìran ni mo gbàdúrà fún wa lónìí ọjọ́ ìsinmi lórúkọ jésù kristẹtẹ násàrẹ́tì ọba àjíǹde àti ìyè a gba ìtúsílẹ̀ lọ́wọ́ ẹ̀gọ́ méjèèjì yìí ìgbèkùn ẹ̀gọ́ yìí tú kù lára wa ìgbèkùn ẹ̀gọ́ méjèèjì já kù lára wa ìgbèkùn ẹ̀gọ́ méjèèjì pòórá lára wa adi wúndíá márùn adi ìran wúndíá márùn ti ṣe ọlọ́gbọ́n in fact a tún jù wọn lọ bí orúkọ jésù kristẹtẹ násàrẹ́tì gbogbo ohun èròjà ẹ̀gọ́ wọ̀nyí èyí tí bẹ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ wa èyí tí ń bẹ nínú ayé olúkúlùkù wa èyí tó farasin sínú ayé olúkúlùkù wa tí ń ba ìgbàgbọ́ wa jẹ́ tó dàbí kọ̀lọ̀kọ̀lọ̀ tí ń ba èso àjàrà wa jẹ́ lónìí lórúkọ jésù àwọn tó gbúrú ẹ̀ mọ́ ẹ̀mí mọ́ gba ìṣàkóso ó tún wa yí padà ó tún wa pè ó tún wa yàn ó tún wa ṣe lógo ó tún wa ránníṣẹ́ lórúkọ jésù á di àtúnbí ọmọ ojúlówó ọmọ lódùmarè lénìí ògo ni forúkọ olúwa lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín àmín lórúkọ Jésù àlàáfíà.